إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى اتقوا الله تعالى وراقبوه فإن تقوى الله تعالى من أسباب نصرة الله يقول الله تعالى إن الأرض يورثها من يشاء من عباده والعاقبة للمتقين عباد الله فمن أسباب النصرة كذلك فإنا كلنا نرجو نصرة الله في حياتنا الخاصة وفي أمور المسلمين عامة عباد الله فإن نصرة الله تعالى فإن نصرة الله عباد الله لا يناله ولن ينالوه عباد الله إلا من تحلى بشروط نصرة الله وصفات أنصار الله وصفات من ينصرهم الله عباد الله فمن أسباب نصرة الله على العبد في آياته الخاصة وعلى المجتمع وعلى الأمة الإسلامية عباد الله الصبر عباد الله فإن الله سبحانه وتعالى يقول إن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط وقال الله تعالى يا أيها الذين آمنوا اصبروا اصبروا لقدر الله فإن قدر الله جار لا محالة يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون ثم من أسباب نصرة الله تعالى عباد الله التوكل على الله قال الله تعالى ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون فمن أسباب نصرة الله تعالى يا من تريد نصرة الله في حياتك يا من تسأل أين نصرة الله للمسلمين أين نصرة الله لأمة محمد صلى الله عليه وسلم فمن أسباب نصرة الله الإيمان بالله يقول الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين عباد الله فالشرط الأساسي والشرط المبدئي لتحقيق نصرة الله ولحصولها فاقد عند كثير من المسلمين شرط الإيمان فعند كثير من المسلمين عباد الله هم يؤمنون بالجبت والطاغوت ويعبدون من دون الله ويفعلون أشياء ويعتقدون أشياء يخل بإيمانهم فمن أسباب نصرة الله كذلك عباد الله من أسباب نصرة الله التي وعد الله من فعلها أنه يمكنه في الأرض هو تحقيق, العباد تحقيق عبادة الله قال الله تعالى وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلن, ولا يبدلن لهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا هذا هو الغاية min tamkini Allahi ibadahu fil ard adúgbẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala awọ́ alékún kẹ́ àti gẹ̀rọ bá fún annabuwa muhammad sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó máa tẹ̀lé ìlànà rẹ̀ títà yìí ní fi jáyí má ibadallah ẹ Ibadallah nínú àwọn okùnfà àrànsí Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba fi ma ń ráyàn sí gbogbo oníkúlùkù wa ní wọ́n àrànsẹ́ nínú ìgbésí ayé rẹ̀ nínú tó dáwọlé nínú ẹ̀sìn rẹ̀ nínú dúkìá rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ gbogbo wa làwọn àrànsí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nasrullahi wa fathu èyí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala jogun rẹ̀ fán nabi rẹ̀ sallallahu alaihi wasallam Allah bá sọ pé idha jaa nasrullahi wal fath àwọn olùmọ̀ sọ pé àwọn mufassirun wọ́n ní Allah bá tún fi sura yìí Allah bá fi ń kéde kú annabi sallallahu alaihi wasallam fún ni idha jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja فسبح بحمد ربك واستغفر إنه كان توابا عباد الله oníkálùkù wa náà la ń wá ànà sí ọlọ́wọ́ báwọ̀ àti fàtíhù rẹ̀ nínú gbésí ayé wa a ń wá fún àwùjọ wa a ń wá fún al'umma àmọ́ orísìírísìí àwọn èèyàn láti síná bóò láṣe rí fàtíhù yìí bóò láṣe rí ànà sí yìí ẹlòmí ń wá sọ́dọ̀ ẹlòmí subhanahu wa ta'ala wọ́n ti ya àwòrán Ọlọ́run Ọba fún lọ́ba tó burú wọ́n ti ya fún lọ́ba tí ó láàánú ní pé bí èyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run Ọba wàlá haúlà wàlá quwwata illa billah lẹ́nu wá ní pé bí èyàn bá fẹ́ gba lọ́wọ́ Ọlọ́run ibadallah ọlọ́wọ́ bá ìsọba tó rọrọ o nídi láti wá sílé oúnjẹ àlàbí o nídi láti wá síbi tẹ́yìn ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá ànàsí ọlọ́wọ́ bá ó súnmọ́ àwọn mọ̀mí ní o bó wà láti wá rí ànàsí ibadallah nínú okùnfà ànàsí òun náà ní ọlọ́wọ́ bá bó ṣe lè wù kó gùn tó gbogbo adùn rẹ̀ ń padà bọ̀ wá tán a má ìpáyà Ọlọ́run Ọba nìkan ni onítàn o Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ń sọ nínú al-Qur'an al-Karim Ọlọ́run Ọba ní innal arda yurithuha man yasha'u min ibadi a ilẹ̀ Ọlọ́run bá gbogbo bó bá ṣe gbóná tó kó gbóná lọ kó gbóná bọ̀ àdánwò tẹ́yàn ń fi tẹ́yàn fojú rí ọ̀dọ́ nínú àdánwò ọ̀dọ́ ń tẹ wọ́n mọ̀ pé à ah, ibo ni life òun lọ báyìí kò tí sí ìyàwó kò tí sọ́mọ kò tí sílé kò tí sówó kò tí sọ́kọ̀ kò tí sí gbogbo ìpáyà Ọlọ́run Ọba ìpín tó fún ìpáyà Ọlọ́run Ọba nínú ìgbésí ayé rẹ̀ ó kéré gan Ibadallah ìwọ ọ̀dọ́ páyà Ọlọ́run Ọba fi ìpáyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sínú ètò ìgbésí ayé rẹ̀ Ọlọ́run Ọba wà máa bọ́ darí rẹ̀ gbogbo tó ń páyà hun ní pé á ah, bóòlè mi náà ó ṣe gbé ìgbésí ayé ìpáyà Ọlọ́run Ọba ni ohun ẹni tó náà ti tó ti kó lọ́dọ̀ àbí títí ń kó lọ́dọ̀ yóò máa ronú bùkátà rẹ̀ pé a ah, bóòlù ń fi fẹ́ sílé e eh, tọ́lá mà tún ni èyí tó tún ń bọ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ìpáyà Ọlọ́run Ọba gbogbo àdánwò ní ma ń sọ́fò gbogbo aburú ló sì ma ń gbé kó fẹ́ dá bákan arúgbó òun ma wò pé ah, a ti lò débi tí a lò yìí in tọ́lọ̀n láà ní àti ní èyí táà ní àsìrí ní tọ̀kí ló kù báyìí ìpáyà Ọlọ́run ọba ló kù o ìgbésẹ̀ tó kù nígbésẹ̀ ayé ń kálùkù wà ìpáyà Ọlọ́run ọba ni ibadallah ohun lè yóò fi rí ànà sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó mọ́ ń ṣokùnfà aránṣẹ́ fúnyàn ní gbésí ayé yàn láwùjọ yàn fún mùsùlùmí papọ̀ ibadallah a ma rí àwọn a ìkígbe lásìkò yìí ìpariwo pé ah aránṣẹ́ ọlọ́run kó bá àwọn mùsùlùmí ibadallah ṣùgbọ́n àwọn mùsùlùmí ò síṣẹ́ tánà sí ọlọ́run ọba subhanahu wa ta'ala fi bá wọn in tó jẹ́ ìpìlẹ̀ tẹ́yàn fi máa rí ìrànlọ́wọ́ Ọlọ́run Ọba àtàrà sí rẹ̀ Ibadallah àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò ní ìsì ń pèrà rẹ̀ ní mùsùlùmí òun náà ni iman sọ́lọ́wọ́ Ọba ni wa'adallahu alladhina amanu wa amilu salihat ṣe dáadáa la yastakhlifannahum fil ard ọlọ́run ọba ó fi wọ́n ṣe àrólé rẹ̀ lórílẹ̀ ẹwọ àdíwọn ọlọ́run ọba àmọ́kílẹ̀ yẹn máa fi ń dìsáàbù rẹ̀ iman ibẹ̀ láti rí mùmínì tó ní ara kò sí tí ń jẹ́ pé òun gbàgbọ́ nù Islam àmọ́ kò sí pé kò sí tí ń jẹ́ pé ànábì sallallahu so ẹ̀dàkùn sí gbàgbọ́nù ìbẹ̀lẹ̀ ti rẹ̀ lómi tó ní ara òun ògbàgbọ́nù màláíkà nígbà àwọn màláíkà àwọn ẹrú wa ni wọ́n àwàlà ń dá wọn wàlá haúlà wàlá quwwata illa billah ìbẹ̀lẹ̀ ti rẹ̀ lómi ẹlòmí ìgbàgbọ́ nínú aljibiti wa togut ẹlòmí ìgbàgbọ́ nínú shaitan bẹ̀ ayé ni o devil bẹ̀ ah, pé lọ́nà tí wọ́n ń gbàgbọ́ nù rẹ̀ pé àwọn èèyàn tí wọ́n ń sin ṣaitan àwọn náà ń darí ayé ẹlẹ́mí o ní àá ah, ah, àwọn illuminati ní darí ayé o ah, ìwò tí ìwò fídíò hun wala hawla wala quwwata illa billah irọ́ ni gbogbo ilé ọlọ́run ní darí ayé o àwọn tó sì ń tẹ̀lé ṣaitan àwọn sì wa antumul a'laun ẹ̀yin lẹ máa borí àmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala in kuntum mu'minin tẹ́ bá jẹ́ mu'mini o májẹ̀mú pìlẹ̀ yí gẹ́lá sán ìbádọ́lá ẹwọ́ ẹwùn alọ́dọ̀ àwọn mùmìní ìgbàgbọ́ tọ́nà ọba fi máa ń ra àwọn èèyàn sí ìtàfin sọ nìyẹn tọ́nà ọba bá sọ́rọ̀ ọba sọ pé walillahi al'izzatu wali rasulihi walil mu'minin bákaná ibadallah nínú àwọn nǹkan tí yàn fi ma ń dìzáàbù àrànṣẹ́ ọlọ́run ọba nígbésí ayéyàn allahu akbar tí ó mọ̀ jẹun lójú pé ah ibadallah ẹni tọ́nà ọba bá ń fún ṣe tí bá ń rí ṣe ọlọ́run tọ́nà ní kó máa rí ṣe òun ó máa rí ṣe o lọ́dọ̀ àwọn èèyàn yóò wá ńlá káì ẹntọ́nà bá ní kó máa rí iṣẹ́ tí wọ́n rí iṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn yóò wá jóná àgbà ah! ah mr kini ah ó ṣàpù gan ah ó níláka gan ah, àbábá yẹn níláka gan ẹwọ bó ṣe máa ń eh, tẹbá débi ẹ̀sìn yóò sọ tó dáa tẹbá débi ayé àrànsí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni tawfiq ọlọ́wọ́ bá ní ibadallah nínú àwọn tẹ́yàn fi ń ń deserve rẹ̀ òun náà ni ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ká má gbàgbé ogun Uhud ibadallah ká má gbàgbé ogun Uhud àti nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ nípa rẹ̀ ẹ̀kọ́ tó wà ń bẹ ẹ̀kọ́ tó gagan tọ́lọ́wọ́ bá fẹ́ kọ́ àwọn òmìnì nípa ìyapa nabi sallallahu alaihi wasallam bó ṣe ma ń mú àdánwò wá ọlọ́wọ́ bá ní wa laqad sadaqakumullahu وتنازعتم في الامر وعصيتم ìgbàtẹ́ ẹsẹ́ òjíṣẹ́ òjíṣẹ́ ní ẹ̀yìn tẹ́ ń tafà ẹjọ́ sí bíbá gbogbo tó bá ṣẹlẹ̀ ẹgbọ́dọ̀ kú mẹ́ ẹ wò Uhud tán Nabi sallallahu alaihi wasallam wà ń bẹ̀ Ibadallah níbi tó kéré jù láyé ẹlòmí lónìí kò sí so yóò wá wó síwájú yóò wá wó sí lọ́tún pé ah, bó ní ìgbésí ayé òun ṣe rí báyìí Allah bá ní wa asaytum min ba'di ma arakum ma tuhibbun bákan náà ibadallah nínú àwọn nǹkan tẹ́yàn fi ń dìzáàbù ara sí ọlọ́run ọba tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó ma fi ń ráyà sí ìwọ fi ń ran ọlọ́ọ̀bá ni ya ayyuhal ladhina amanu in tansurullah ẹ̀yin tẹ́ gbàgbọ́ tẹ́ bá ràn ọlọ́ọ̀bá lọ́wọ́ yansurkum ọlọ́ọ̀bá ràn yí lọ́wọ́ wa yuthabbit aqdamakum ọlọ́ọ̀bá sì fẹsẹ̀ yín rilẹ̀ ibadallah kíyàn ń wọn ìgbésí ayé fi ran rẹ̀ ẹlòmí àbí tó dánú owó rẹ̀ láti fi ran Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lọ́wọ́ fi ran ẹ̀sìn Ọlọ́hun Ọba lọ́wọ́ pé ah tó yí tẹ́mi fẹ́ gbélẹ̀ fún Ọlọ́hun Ọba so yí tẹ́mi fẹ́ gbélẹ̀ fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni a ma ń tó ga jù lọ táwọn sọ̀hábà ní wọ́n fi ran Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala lọ ẹ̀mí wọn ẹ̀mí àti dúkìá yàn àyín tó ìtọ́mìyàn bàbàrà jù náà bóò ni ó ṣe ní tí ò bá wá kú bóò ni ó ṣe máa gbádùn ayé ṣùgbọ́n àwọn ṣetán láti fi eléyìí lẹ̀ ibadallah a ní tó kéré jù mọ́sálásí bá sáàrí nǹkan báyìí bá ń bẹ̀rún àkàfẹ́ sáré lónú mọ́sálásí ara o inú master bedroom ni tí ma ń lò inú master bedroom ni tí ma ń lò yóò tẹ́ bá ti lò báyẹn la hawla wala illa billah in tó kéré jù ẹlòmí ò rẹ́dì láti sacrifice ẹ̀fọ́lọ́wọ́ bá Ibadallah so a fẹ́ gbà ní a fẹ́ fílẹ̀ ọlọ́ọ̀bá ni wa yuthabbitu aqdamakum so ọlọ́ọ̀bá wọ́n yí lọ́wọ́ yóò sì fẹsẹ̀ yìn rìnlẹ̀ Ibadallah bákan náà nínú àwọn okùnfà ànàsí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so náà ni wípé kíyàn gbẹ́kẹ̀lé ọlọ́ọ̀bá kíyàn sì ní sùúrù ní sùúrù pẹ̀lú àdánwò ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala má sáré àsápajúdé Allah subhanahu wa ta'ala sọ pé wa in tasbiru wa tattaku tẹbá ní sùúrù tẹ̀sí páyà la yadurruhum kayduhum shay'a ètè wọn ò ní ní lára àti ara inna Allaha bima ta'maluna muhit Allah subhanahu wa ta'ala gbogbo tẹ̀sí lókùrọ̀ kìkìríkà rẹ̀ ibadallah bàbá wa wúrawa gbogbo ìgbà àwọn àdánwò rẹ̀ bí ó ṣe ti sọ́dọ̀ ẹlòmí bí ó ṣe fẹ̀sùn kẹ́ ẹlòmí ni ah, ara gbogbo tí ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí láyé sí látara àwọn olórí wọn ni à ah, lẹ́rẹ̀ lómi tí ó sọ bẹ́ẹ̀ bẹ́ àwọn olórí àwọn olórí náà dá gbogbo àwọn àwùjọ mùsùlùmí irú tó bá ipá àwọn olórí dá ní àwùjọ mùsùlùmí ò ní dàrú ibádàlá yọ́rọ́ ni o kó lórí dáa jù bẹ́ẹ̀ lọ báwọn èèyàn bá dáa ìyà Ọlọ́run bá subhanahu wa ta'ala lè kó lórí wọn ẹwọ anú Ọlọ́run bá subhanahu wa ta'ala tó ń sọ kalẹ̀ láwọn ọjọ́ àwọn àdẹ̀kùn tọ́lọ́run subhanahu wa ta'ala ń ṣe fáwọn ẹ̀dá rẹ̀ so bó tún ṣe yóò tún fìdẹ̀kùn dáwọn wò ṣe bí àkànlá àwọn èèyàn ń pariwo ah gbogbo ẹ̀wọ́n kíníkà kíníkà ọlọ́wọ́ bó tún dẹ̀ anú e. ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni o àti láti fi wo ta ní ó dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ibadallah ẹ ká wà nínú àwọn tó mọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá torí pé ikú ń bọ̀ wá ẹnìkankan ò sí má ìgbà tí ó dé bá barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha alhamdulillah ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه عباد Allah when the Prophet الله عليه وسلم and his companions when they were in Mecca facing a lot of hardship facing a lot of animosity and persecution from Quraysh and the disbelievers in the time of the Prophet sallallahu alaihi wasallam There was none. There was none from those who migrated with the Prophet sallallahu alaihi wasallam. Or why the Prophet sallallahu alaihi wasallam was in Mecca. There was no hypocrite with the Prophet sallallahu alaihi wasallam. When did the hypocrite started arising in the history of Islam? When Allah subhanahu wa ta'ala aided his Prophet sallallahu alaihi wasallam. When Allah subhanahu wa ta'ala aided him. When Allah supported him when Allah gave him Ansar, then the munafiqun started rising. Ibad Allah. A lesson for us, Ibad Allah. That when the head of Allah subhanahu wa ta'ala comes, that is when the hypocrites arise. That is when they show their faces, Ibad Allah. Ibad Allah. You fear Allah subhanahu wa ta'ala. And fear hypocrisy for ourselves. one of the reasons why Allah subhanahu wa ta'ala why the aid of Allah may be delayed or why Allah subhanahu wa ta'ala may not aid, of, aid a group of people is because of kathratul munafiqina fi safihim aw fi sufufihim because of the plentiful of the hypocrites in their ranks about Allah we see today so many calls so many calls under the claim of Islam so many things so many da'awat claiming Islam ibadallah but, the, but at the end of the day you see that all of these da'awat all of these calls they call to nothing but hypocrisy ibadallah and many of those who claim they want to help the Muslims ibadallah they help them under hypocrisy like Iran ibadallah Iran that has become a superhero for many people particularly those who follow whatever is on social media today whoever follows what is on social media will follow what is trending and what if what is trending is senseless if you follow what is senseless ibad Allah I ah, know the superhero now Iran they are doing a lot to help Muslims ibad Allah they are Rafida those who insult the companions of the Prophet sallallahu alaihi wasallam they insult them they believe that you should curse the companions of the Prophet they are Rafida they are Shia what help with someone who has betrayed the companions of the Prophet what help will that person render to Islam? Do you think that if these people were to prevail, they will leave you alone? Kalla wallahi. They have prevailed before in history and they killed Muslims. Why they, why they, why they themselves are claiming to be Muslims? Ibad Allah. So fear Allah. And do not, do not follow behind every call. And do not rush behind every call. Ibad Allah. follow everything engage everything with the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. Does this person want to hate Islam truthfully? Or does he want to hate his own cause that he hides under Islam? Because Allah subhanahu wa ta'ala has aided his prophets. Because the Prophet sallallahu alaihi wasallam was calling to Islam. Nothing other than Islam and the book of Allah. That is why Allah subhanahu wa ta'ala said, إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحِ When the aid of Allah and the victory comes, ورأيت الناس يدخلون في دين الله أفواجا and when you see people enter into the deen of Allah in multitude فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ glorify your Lord Allah and seek His forgiveness إِنَّهُ كَانَ تَوَّابًا indeed Allah سبحانه وتعالى ta'ala accepted repentance اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم إنا نحمدك ونشكرك على نعمك يا الله اللهم إنا نحمدك يا رب العالمين اللهم إنا نحمدك على تخفيف الأسعار اللهم إنا نحمدك على نصرة ولاتنا يا رب العالمين اللهم أعنهم يا رب العالمين اللهم لا تعن عليهم اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أذل الشرك والمشركين اللهم دمر المشركين في كل مكان اللهم يا رب العالمين اللهم ارزقنا يا الله اللهم أغثنا يا الله اللهم لا ربا سواك يا الله اللهم يا الله تقبل منا صلاتنا اللهم تقبل منا ركوعنا اللهم توفنا وأنت راض عنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد